والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدعوكم الله سبحانه وتعالى أبرو عليكم يا سيدنا النبي محمد صلى الله عليه وآله وسلم سوء تفسير سورة الفاتحة سورة تجوني اهدنا الصراط المستقيم أليس كذلك؟ so ala ṣàlàyé pé ìtumọ̀ ìhìdínà onídúlànà wa arṣidina wa wàfíkùnà ila sirat al-mustaqim wa huwa at-tariqul wadih al-musil ila Allah azza wa jalla so sirat al tó ṣe pé tẹ́yàn bá ń tọ̀ ìkángò rẹ̀ ibi tó já sí inú al-jannah oní sirat al-mustaqim wa ojú ọ̀nà yẹn ni yóò tọ̀tọ̀tọ̀ tí ó fi lọ jásí àtìjánà ara wọn wàhúwà ma'arifatu al dẹ̀ máa ṣiṣẹ́ tán wa qala rasuluhu wa qala as القرآن مشغلة سوى الحديث وعلم الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك فوسواس الشياطين كما يقول ابن القيم رحمه الله جلبنا العلم حيث حيثما يا قلبي لا أذكر لا تكن قصة البيت أعلم المدير معي أو قصة السوق أعلم المدير So هكذا يكون المسلم. So إما يتواصل عن يقول هذا علم نافع. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ديكي بشو عندي روايات من اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا تكشع ومن دعاء لا يستجاب له كما جاء في الأحاديث قبلين الإمام ابن رجب الحنبلي رحمه الله تعالى يوم ما نمتنع ذنب لفضل علم السنة على علم الخلف هو كتاب مفيد مختصر جدا كتاب مفيد جدا فهمتم جيدا؟ طب سو so, من بنت نيد المبيت سوار المواني شأنه عظيم شأنه عظيم شأن إما إيكو إما الدنيا برا تي باتي سيبيني الله بما قولنا شهادة عنه بل شهادة عنه لما الله شهد الله أن لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط tí ìbá ń ṣe ọlá tí ń bẹ fún ìmọ̀ àti àwọn tí wọ́n nímọ̀ ní ọlọ́run bá ti má kọ́ọ̀rọ̀nà rẹ̀ pẹ̀lú ṣàhádà màláíkà ṣàhádà ara rẹ̀ ní tó wó ní ọlọ́run fi àwọn onímọ̀ jẹ́rìí lórí wàhàdàníyà lórí ìjọ́ àwọn fọ́ọ̀tí mọ́ ń sọ́lá yí pé الازدياد في شيء إلا العلم فلو طرلوا الذي عليكم زيد عن شيء ما فقل ربي زيدني علما علم وآيات آية التنزيل تدل على هذا الأمر المهم gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ẹni tí ìbá fi ń ṣe bẹ́ẹ̀ ni ànẹ́bí olùmọ́ sọ pé wà ìndẹ̀lẹ̀ ìtàdà filiboho وإن الملائكة لتدعو أجنحتهم لطالب العلم عرضا بما يصنع àwọn ẹja A ń bẹ nínú odò àwọn màláíkà wọ́n máa rẹ ìyá apá ń kalẹ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ tí bá ń lọ sí títí kẹ́kọ̀ọ́ àwọn ẹja tí ń ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn nítorí ẹ̀kọ́ sí al-mustaqim àìníìmọ̀ o lè pẹ́ kódà tó wọ́n kọ́kọ́ wà guided sórí siratul mustaqim tó bá rí ilmù náàfin láńtẹ́kùkọ́ alásirọ́ọ̀t o ní ṣẹ́kù lórí sirọ́ọ̀t yẹn nínú rẹ̀ kọ́yìn rahimahullahu ta'ala bí sọ́dá ipé yàtọ̀ bẹ láàrin alìhìdáyàtù ila tariq wal hidayatu ala tariq alìhìdáyàtù ila tariq shay'un والهداية على الطريق شيء آخر kọ́lọ̀un fi yàmàdà lọ sójú ọ̀nà ìkankan yẹn kọ́lọ̀un fi wá fi yàmàdà lójú ọ̀nà ìkankan ibn bayan tó sára pé fa'inna al-mar'a bi hajjatin ila al-bidaya fi kulli sha'anin min shu'unihi aw kama qala rahimahullah ọmọ èèyàn a ní bukata sí ìdáyà ìdáyà yẹn ni ìjímọ̀ bí lè máa ní gbogbo àhọwà rẹ̀

tukuruma ẹgbẹ̀lómi ẹni yìí aláwọ̀ta ní ìfẹ́gbẹ̀sí ìgbẹ̀lára rẹ̀ wà ayéna lèmú alẹ́dì ya tàbí bíhì fi dùlùmáàtì dọ̀lára ìmọ̀dá tí ó mọ̀ fi rìn nínú agìjì nínú òrùdídí anù àwọn afọ́mọ̀ ń sẹ́lẹ̀ ìpínlẹ̀ ayé ó dẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ẹ̀bá wà nínú ogbó nínú òun dídí nínú dídí èyí wà nínú ogbó tó tík jungle kìkì ṣe forest jungle ẹbá wà nínú ogbó àwọn ogbó gidi ẹwà nínú ogbó everything kí èwà wà ní gbóyẹ lóòrùn dúdú wọ́n ti wá gbé àwọn kòtò kòtò kòtò skáfà kí nínú bọ́ọ̀lù ìwọ́n wá ń kọjá nínú bọ́ọ̀lù láìsí iná tó mọ̀ fi rí náà òun kọjá nínú bọ́ọ̀lù yẹn láìsí kí láìsí àtùpà torchlight àbí iná tó mọ̀ fi rí náà kí lè yóò ṣe scoot fi a hajj ilmahari wa hajj ilmahari yóò rẹ sínú kan nínú àwọn kòtò yìí láàrùn kò sí bó ṣe fẹ́ escape rẹ̀ kò sí escape road fún kí ni ní torch light wọ́n mọ̀ wọ́n bí torch yẹ bá sí wá charge sí bẹ́ẹ̀ ni ó ṣe kíni yóò sì mọ́lẹ̀ sí ó wọ́n mọ̀ charge torch yẹ lórúkórí láti mọ́ continue láti mọ́ ìdírógbóyẹ̀ تفهمون شيئا هذا هو العلم سوف قالوا العلم ọlá tí ń bẹ fún mọ̀ wọ́lá ìjọsí kékeré ìyẹ́ mọ́ ń ṣe kọ̀kọ̀ sí sí ìyẹ́ mọ́ ń jáde nílé tí wọ́ ti yàwó pọ̀ mọ́ láti lọ wá ìrọ̀ ní a ń ka hadithu Abi Musa al-Ash'ari lọ sí Sham ní ọ̀sẹ̀ níbi tíra eh, tẹ̀kírù nàbìlì wọ́n wá mẹ́ṣàn kìsọ̀ kanípa bí Musa al-Ash'ari radiyallahu anhu nípa wípé wọ́n sí ìrìn àdúrí torí hadith ni wọ́n dẹ̀ gbọ́ hadith yẹn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kìrìsí mọ́ ọdún bẹ̀ náà wọ́n lè rẹ̀ mẹ́lú mẹ́lú àwọn sàhábà tó pé lẹ́rẹ̀hàlùn shahrun kamilan talaba kan wà wọn gbọ́lẹ̀lọ́ àdẹ́bí ẹnìkan wà gbọ́ wọ́n tọ́lábà lil-ulum fayarhaluna shahrun kamilan wọ́n sì rìn àjò fún dídí oṣù kan tẹba ti wá rí ìmọ̀lẹ́ ń tọ́wọ́ mo bẹ̀rẹ̀ sí máa lo ìmọ̀yẹn mo ń ka ìyàtọ̀ kan lá wọ́n mẹ́ṣẹ̀ pẹ̀lú àwọn àfáàlù jìlá áṣìkan Zainuddin al-Iraqi àti àfáàkan èrẹ́ wọ́n ní ẹlùmíwà òbí àwọn ti ha gbogbo ẹ̀ wọ̀láàkì kìí sí bẹ́bí kẹfọ́tì mọ̀mọ́rọ́sà ìpín táwọn ń dòwó sí látàrọ̀ dalẹ́ hadith annabi Qur'an hadith Qur'an ó ti fàbí pé báwọn fẹ́ sí ń sọ̀rọ̀ gan ó ti fẹ́ẹ̀ di hadith Qur'an sẹ́tì ìbámọ́ jòkó tí mà tó bá padà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kọ̀ mọ̀ jálu ló mọ̀ jáwọ́ lọ áyà jáwọ́ hadith jáwọ́ kọ́wù sálà jáwọ́ ṣáàrì kan nínú àwọn àbíyá ti ṣe ríyà jáwọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àwọn àyíkà jáwọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ báyìí jáwọ ilé jáwọ ilé bí ó yẹ ká ṣe tó láìpàá nìyàn wọ́n fẹ́ kí tí wọ́n mọ̀ lórí challenges ń bẹ fún wa àtìbẹ̀rẹ̀ challenges náà ṣẹ́rí àpàdà báwọn challenges rẹ̀ níbi kan pé èyàn àsìkò tó mọ̀ tó ṣe pé a nídi àwọn tó ṣe pé kod atqanu tafsir itqanan balighan a nídi àwọn tó ṣe pé kod atqanu al-fiqh kod atqanu al-fiqh fi ad-din الفروع مسائل الفرعية تأتي أتقان إتقانا دقيقة مع إتقان الفنون المجاورة kejì pẹ́ fún àfúrú ìlú kúlẹ̀ but kan tàkọ́sọ́sọ́ fi fẹ́ aláàmà bí pé tàkọ́sọ́sọ́ fi hadi wo haúláì tàkọ́sọ́sọ́ fi tafsir haúláì tàkọ́sọ́sọ́ fi ulumul Qur'an haúláì tàkọ́sọ́sọ́ fi lugha وهكذا وهلم جمله هؤلاء تخصص في المغارب هؤلاء في الشعر هؤلاء في الصرف هؤلاء في النحو هؤلاء في كذا في البلاغه وفي الآداب أتبع بهم challenges ń bọ̀ lọ́jọ́ wájú ọ̀pọ̀ kìí kékeré ìmọ̀ lè yóò fi jìsẹ́ndì sàlàfíyà ìmọ̀ ìmọ̀ ní ma ń jẹ́ kẹrù mọ́ bá àwọn ọ̀tá pé àwọn ohun sí kọlu tó bá jẹ́ lú ẹsẹ̀ àwa lẹ́sẹ̀ tó bá jẹ́ ká àwọn nímọ̀ àwa lè lú ẹsẹ̀ àmọ́ wọn lómọ̀ ẹsẹ̀ rí lónìí ó níbi tí mọ́n dé òun àwọn yóò padà mọ́n gbé alábò ah, ah, sílẹ̀ yìí ẹka ń gbé ẹsẹ̀ àìlẹ́sẹ̀ kàdáàrí àwọn ah, Imam Ahmad Imam Ahmad Imam Ahmad sẹ́nà tẹ́fì tí nàkọ́ padà sẹ́nà tí ó di pé àwọn àwọn jù síwájú ìwọ náà ti mú tó dùn síwájú bí àbúrò tó ń gbọmọ tó bá ti gbọmọ ó tí mọ̀ bóyá mú kí gbó padà sẹ́nà tí ó necessitate kí wọ́n lóòdì fẹ́ ìsàlàfíyà bẹ́ ìstẹ́mìrì làkọ́wọ́lẹ̀ hàwà wà húrù na sí hàtì ẹ̀mú na sí hàmì tí wọ́n ṣe gúrí ẹ̀dọ̀ lọ́kọ́ kí ní kalẹ̀ àwọn mọ̀ wákìlì tán bọ̀ ó ní flanfún mo ń sọ̀rọ̀ fún والمواظبة والمواصلة والصبر والاستبار ó kàdé bá rẹ̀ mẹ́ta àwọn tó kàdé rí wọ́n fẹ́ jà hálà rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn bí o kàdé kàbá àwọn ya pọ̀ tánwò gẹ́gẹ́ bẹ́rẹ̀ wọ́n se ń pọ̀ tánwò mọ́ ahmed mọ́ ahmed wọ́n rí pàdàmọ́ wọn ó kàn kí ń tẹ̀lé ta láti rí má bí nafsi àmọ́ lọ́wọ́ ní kó padà nínú fáwọn mọ́ ahmed wà ní ọjọ́ sí pé wọ́n wà níwájú báyìí ẹ̀yìn wọ́n rò wọ́n pé ẹjáwó tí ahmadu sọ ẹjáwó tí ahmadu sọ ẹjáwó tí ahmadu sọ ó ń gùn ilẹ̀ adam lókè ọgbọ́ wà mọ́ sọ fún ahmadu pé ajì ní sọ fún ọ̀rẹ́gbẹ̀ àbíjù àti ìgbẹ̀ abdulrahman abdulrahman pé nàdírùhù dìbẹ́tìẹ yíwa ni ya ahmad ẹ̀mọ́ta tẹ̀kùn fi kọ́ wa kada wa kada wa kada Ahmed wa dalo ilẹ̀ ìlú pé ààyà tó ń sọ ìtumọ̀ rẹ̀ ní tẹ̀tíwẹ̀ ní báyìí báyìí kí fàkọ́tọ̀ àjẹ̀híjẹ̀tú kọ́ùlà kúlù ọ̀tẹ̀wẹ̀ Imam Ahmed rahimahullah ta'ala ọlọ́run wá fi wọ́n la àgbọ́mà ẹwọ́n mọ̀ Imam Ahmed fọ́nà àmójútó mẹ́ ẹwọ́ Imam Ahmed kọmọ mójútó ìmọ̀ nígbàtà wà ní kétankẹ́wù káàbára wọn ní mọ́kí fún pé àìlì ìlú báyìí sọkòtò rẹ̀ ní òtó lẹ́yìn àfáàrù gbùdò jẹ́ ó tún mọ́ sí báyìí ẹlòmíjì wọn lọ́jẹ́ ń ṣe alìmùjà wásàtí fi ní bá wọlùgbùlùgbù fi ẹlòmíjì wọn lọ́jẹ́ ń ṣe alìmùjà wásàtí fi ní bá ju iṣu lọ ẹnìkan tí ń sọ mú wípé ẹgbẹ̀rún múlẹ̀ sí ẹgbẹ̀rún mẹ́sàbí ni ẹmújú tó máa ẹmújú tó máa ẹmújú tó máa súnrọ̀ bẹ́ sí rí kò sí ẹ̀ tí ó rí ah, tí ó bí á àfáàlẹ̀ mú ìrọ̀ ah, jẹ́ ẹ̀rẹ́ta àbá tó wà lẹ́nu ọ̀gá ààrẹ mọ́ nígbà máa kùrù fásitì ìgbé ẹjọ́kù kí ni ìdájọ́ kí ní ìgbà àwọn òkéwù religions tọ́lùmù ìlú láà tọ́lùmù ìlú ó gbọ́dọ̀ mọ́ rí tí pé àwùjọ ń rí àwùjọ ń níjì tó rí bèèrè wọ́lọ́ gbogbo ọba ṣe wà yìí tó ní kálùkù ṣe wá sí wọ́n sí mọ́sálásí tàbí tó tàbálàwọ̀ brothers 500 tí wọ́n stand lórí ẹsẹ̀ wọn lórí ìmọ̀ tàwà ń ṣe jáwọ̀ kàkìkì kòtó kòtó ibi tí ibi ti jíìpù nínú azul wàdàlá wàlùkúfù wàṣírí wàzẹ̀lá alimohim orí pé ẹjíká mójútó mọ̀ ẹjíká mójútó mọ̀ sí ìgbà títí ìwọ̀n aláàmù ákìbọ̀ kan ọlọ́dọ̀mọdúnà tọ́lọ̀ fi ọ́sí ìmájìjẹ for example kan pé o lọ sí family house àwọn ti pín mẹ́ àwọn ọmọ gíga lọ́wọ́ jẹ́mì àfáà kí ní kí ní ìdèmọ́ tẹ́bá ti dé ẹgbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọgbọ̀ ọmọ ṣẹlẹ̀ dáadáa wallahi ó give good image fún sàlàfíyà tó bá débẹ̀ tó wá rí the defenders pẹ̀lú òṣì bil hujjaj wal burhan ọba ẹdí ń pè ìyàwó ọmọ tó bá pè ní ọkọ̀ ti pọ̀lá ààlé òkèrè níṣọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú òkèrè kéde tí fáìlì ẹ̀yọ́ òní ẹgbẹ̀rẹ̀ wà ń lè àṣírọ́ta ká ẹlákùnrin ọkùnrin àṣírọ̀ ọ̀rọ̀ tọ́lá rẹ̀ yóò èmi ní mọ̀ wọ́n yóò lé wọ́n yóò fúnra rẹ̀ so alìmọ̀yí ní pé àwọn ìpèníjà mọ́ ń wá kò dẹ̀ kí ó mọ́ ń wá oye báyà rí like group musọ́dá like èyí kí bí dẹ̀ fún tí ó ti bá mú jítókè inṣáàlá ó rí pé pẹ̀lú ìkìláàsì ni pẹ̀lú ìkìláàsì ó rí pé inṣáàlá inda al-muwajaha inda muwajahatil a'da عند مواجهة الأعداء إن شاء الله ستظهر وإن جندنا لهم الغالبون والله أعلم نعم wọ́n fàhìdínà ilà sẹ̀rọ ọlọ́run tí wọ́n mọ́nà sí ojú ọ̀nà wàhìdínà fi sẹ̀rọ tó bá ti fi wá mọ́nà lọ sójú ọ̀nà wá fi wá mọ́nà lójú ọ̀nà mọ́jì á sọ́nù fal hidayatu ila sirat luzumu dinil islam ilé ni hidaya ila luzumu dinil islam wa tarki ma wa tarku ma siwahu minal adiyani gbogbo nǹkan tó wáyàtọ̀ sí ẹ̀sìn islam nínú àwọn ẹ̀sìn yóò kẹwàá pàtí والهداية في الصراط تشمل الهداية لجميع التفاسير àdìníyà ilman wa amalan ṣe wá rí ìmọ̀nà lójú ọ̀nà ẹ̀kọ́ ó wá ń tọ́ka lórí wípé gbogbo àwọn ètútún ẹ̀sìn àwọn branches àwọn aspects ẹ̀sìn tó rò mẹ́sì Islam kọlọwà gáìdì ní gbogbo rẹ̀ fàhádà dùáù ní ajmari adìríyà àdúwà tẹ́wọ̀n nínú àwọn àdúwà tó wà tó kò nǹkan sí gbọ́pọ̀ min ajmari al'adiriya nínú àwọn àdúrà kékeré tó sì tí ó sì tó pọ̀ sí mo kà ní ihdina ó kó hidaya gbogbo all forms of hidaya ló sí fahimtum shay'an wani wa anfa'uha lil abd nínú àwọn orú àdúrà títí láti dé wúlò fún ẹ̀rù nìyẹn wal hada wajaba ala àyẹ́dù ríwà láhàbí ló jẹ́ kó jẹ́ dandan ó jọ rẹ̀ yà fún èyàn kó máa pe ọlọ́run ọba pẹ̀lú àdúrà ní èkúnlẹ̀ ọ̀rọ̀kọ̀ àti min salatihi ní gbogbo rákà lúbí orí oòrùn lè bọ̀rọ̀ rọ́tí ìlà dáadéèkì nítorí ìdòwúrò nítorí necessity àti need wallahi bó sì wà dé ní tó wà sàlàfíyà tó wà lórí sunnah wàláhì nínú kọ́lọ̀ bá gbàdúrà rẹ̀ wọ́n tó bá mọ̀ pẹ́ ọlọ́run sì wá gbàdúrà ní ìyálà kí ní káwà tó wà láyé mò ń wọ́kọ́ ọlọ́run gbàdúrà ní lá mò ń wáyàwó àti ìrí mọ́sàárì jẹ́ ti wà náà ní ọlọ́run gbàdúrà ní mò ń wọ́mọ àti ìrọmọdí tálásẹ̀ ọlọ́run ó bára rẹ lórí súnnà mẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ó bára rẹ lójú ọ̀nà àwọn sálà wallahi tọ́lọ̀ bá sì kankan ló fọmọ́ láyé ó lè dúpẹ́ lé ìtàn pé ah, ọlọ́run sì kankan fún mímọ́ gbogbo tí wọ́n wá pẹ́rẹ́ owó ìnílé ìníyàwó ìlọ́mọ ìní ẹnìkan ká tó wá sọ pé ọlọ́run tí wá kò sí tó bá complain wallahi kò dẹ̀ sí tó mẹ́fà depression asálàfí a láàyù sí gbogbo depression náà bá ń kọ́kọ́ ìrà ọ̀dàlẹ̀ asálàfí láàyù sí gbogbo depression sálàfí ò kí wá depression kí ló fẹ́ depression ibi tọ́ta adúwọ̀ ta tó wà ìkóòlù ìgbò fẹ́ wá depression kí ló fẹ́ wá depression tó bá fẹ́ wá depression fèsì àwọn ọ̀tá wà ló gbàgbé depression bàtà bá lálà sí ayé rẹ̀ ọ gbàgbé pé depression kan wọ́n anxiety kí ni anxiety alhazi alhom kí ló fa hom ṣe báyìí rí ṣe ìtọ́nù ni onímọ̀ fẹ́ báyìí rí jẹ́ wọ́n láì bí ní jẹ́ kí mùsùlùmí gbọdọ̀ máa sáré àwọn fọ́mù sí kíníkà pé mo kọ̀wọ́ ìpín sí ní kàlá ìtàwọn sọ pé mùsùlùmí gbọdọ̀ máa sáré lọ síbi tí ó ní máa jẹ́ tí ó máa full mind tí ó ní máa jẹ́ kí mind rẹ̀ wà kùn sí rẹ̀yìn bóyọ̀ ń di ẹ̀kùn pẹ́sí kí lọ́n díẹ̀ sí mẹ́sí mélòó nínú sọ́wọ́ òun kò rí bẹ̀rẹ̀ mẹ́ gbà tó gbádùn ẹ̀ tó mú tó bá yìí sí gbogbo tí wọ́n ń fi mùsùlùmí sí dọ́ìk sí àwọn tó fún tí òun jẹ́ kó bá bọ́ọ̀mù yíò mọ́ jẹ́ kó kàn mọ́ ọwọ́ mọ́ gbogbo kí ní ẹ dégbé padà wá jí pírẹ́sì yóò kàn ilé tí wọ́n ní bí ń lọ para ní bí tó gbé tẹ́lẹ̀ bá rí yóò se yóò se lọ rẹ̀ fún ìlú mẹ́rin ẹni bí ìsàtífíkẹ́tì ẹmọ̀ gbọ́ ní bí wọ́n yóò mọ̀ wá bí kí ìdí ìdí sí ilẹ̀ lórí gbé parí ìdí inú rẹ̀ sì ń dò nígbàtí ọ̀tà nígbàtí kí ní sálá fún mọ́ bí bá ti parí exam nínú tó débi sẹ̀mí olùkòbìnrin lọ́rùn pé kí lẹ́mú nọba wọ́n kí ló kẹlẹ̀ ìlú ní fún kí ni kí ni kọ̀lá kí ni tọ́lẹ́mọ̀ bí sí kí a mọ̀ wọ́n pé pàkẹ́tẹ́ ìlú lọ mú 0.2 pàkẹ́tẹ́ square root of 5 ní àǹtà òbí ah, kò tí ẹ̀sùn wà ah, ah, bá wó fílẹ̀ mo ti mú fílẹ̀ fílẹ̀ ó dẹ̀ mé padà lẹ́gbẹ̀ẹ́ sọ́nà ọ̀sán ìsàyẹ̀wò pé ẹ̀ tàwàkálẹ̀ because àwọn kíníkà ti pé wọ́n lẹ́ẹ̀ṣẹ́ kí mò yẹ ní príncipù kékeré kan ayé lọ́pọ̀lọpọ̀ gẹ́ẹ̀tì ó kàn mọ́ níbùnú ìrìnà ní tí ó ṣẹlẹ̀ bí ó ṣẹlẹ̀ tí ẹni pé mo kàwé fẹ́ exam lọ́dún mi kàwé mo study for àbí mo ṣe exam ẹgbẹ̀ kan tó fẹ́ break record mo fẹ́ ní 8 months kí ni tí ò bá sínú kọ́dà rùgbọ́ tí ò bá sínú kọ́dà rùgbọ́ ní bẹ́ẹ̀kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́ príncipù yẹye and then ọ̀pọ̀lọpọ̀ mọ́ bí àwọn làwọn ń ṣe tó bá ti bá bí àwọn ló ń ṣe ọlọ́wàájí yíyọ pé ó dẹ̀ wọ́kọ́ ló ń ṣe èmi ló ń ṣe pẹ̀lú pé mi bá lè fọ́lọ́ ọdọ́ dáun dára rẹ̀ mo rẹ̀ ti ń sẹ́ẹ̀sẹ̀ tó ṣẹlẹ̀ ń báyìí wà ní ọdẹ́lẹ́wọ̀ Moment rántí chemistry wọ́n kí ní kan ti bẹ̀rẹ̀ practical rẹ̀ mo kàwé wọnú exam rí wà láyé mo ní kódà yìí gan wọ́n bù mí ní f ni wọ́n kàdà sáàrùn ohun tó bọ́ sí wọ́n regulate ní kí ní ọgbà f pẹ̀lú ẹgbàgbọ́rọ̀ wọ́n láì gáì kẹ́dẹ̀ sí lórí ìwé wọn ọ̀ká sí báìbí lónìí kọ́lá kò kàkẹ́kọ̀ọ́ nígbà bá láì jẹ̀rọ ni wọ́n kàn wọ́n rẹ̀ sí ìkàlọ́mú ó sì mú ọgbẹ́ kí ní ẹ̀kọ́ mi mẹ́sí máa calm down láyé pé calm down mọ́kànsí kí ní ẹ̀tọ́ bá mọ́kọ́ ìdí ayẹ ó mọ́ sáré lè tí ó tó lè bá lókọ ọdún ó fẹ́ mú lẹ́ẹ̀kan sálàfí máa ń calm down ṣe sùúrù ṣiṣẹ́ normally wà mọ̀tẹ́dẹ̀ wà ní jù mọ́sẹ̀tì mọ́sàṣẹ́tò náà wà ní mọ́wàmọ́ wà ní ìtú ẹkùn ṣe yes A, ah, mo fẹ́ lówà bí ṣiṣẹ́ àyẹ́sàkàdárí yes mọ́wàá tí kọjá náà àsìkò sọ́lá ló kírun tí ó rí sẹ́jẹ̀ tó ṣe lásìkò sọ́lá ogọ́ yóò sọ́ dẹ̀mẹ́ lọ́lẹ́ mọ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀mẹ́ pé tí wọ́n ní kí ètò wọ́n ní gbogbo wọ́n dọ̀dẹ̀ bí sẹ́rẹ̀ wọ́n dọ̀dẹ̀ bí ẹ̀mọ̀ tó yálà èyàn tí ó ṣe kíláàsì ní àbá àtàwà ní sí kíláàsì táìmù ń dálùkù fílẹ̀ wọ́n wọ́n lò ní àtàrọ̀ dálẹ́yìn síṣẹ́ kò sì ní wọ́n fọ́ ìlú oníláyé lẹ́nu ní ìsinmi ẹgbọ́ ìrẹ̀lẹ́ manage manage ìjọ kíní àṣà manage díẹ̀ díẹ̀ ó ti bímọ kan méjì mẹ́ta ó dẹ̀ nílì ẹnu ní òtí ẹ̀tí ìrònígbò ó fẹ́ràn ó dẹ̀ sí lé 35 years báyìí àtàrọ̀ dálẹ́sì lẹ́nu iṣẹ́ kò sì sáyì fẹ́sí yóò tún lọ sí dájú wọ́n tún pàgí láti ní tó lọ jámájámá tó ló pé jámájámá tó wà mú jà àìrí mú ti gbọ́ táwọn jámájámá ẹni ní wọ́n sí bẹ́ẹ̀ fáá títí 60 years 70 years tí ó lò láyé ló sì lónìí yóò lò ló sẹ́rú ayé ni wọ́n wò wọ́n tí ò òmàdúnà àyàtì tó ti ha òmàdúnà àhàdí wọn àǹfàní tó ń ṣe wọn wọn problem tó nínú life nítò kó gbẹ́sẹ̀ lọ́wọ́ báyìí àtàrí máa ń fi ọwọ́ wọn mi tó wọ́n fi gọ̀ǹgọ̀ fa igbó tí ẹ̀wà gọ̀ǹgọ̀ káàkiri ẹni tó jẹ inú àpáta kò ní wẹnu akéèmì igbó tí ẹ̀wà wẹ́yìn inú àpáta káàkiri ẹ̀yìn ojú ayé tó ní ọgbà ìtọ́lọ́wọ̀ ọ̀rọ̀ so àwọn ilé kọ́rídà ní kọ́rídà ní ìdúnyà lẹ́bí pé táwọn owó tàwọn tó wó ti pọ̀ jù ibẹ̀ ní depression ti mọ́ pọ̀ jù tí ó bá ti sẹ́sí gbọ́nà tó para ọdún tẹ́tì commit suicide bullet for US US ìlú tó dẹ̀wà tó dẹ̀wà considered as number one in the whole world yẹ ibẹ̀ ní suicide bullet pọ̀ jù wọ́n wù sọ̀rọ̀ rí ẹ̀ kò sí fáàlù tó lówó àrísẹ̀kù mo tún rílé ní mo ti máa ń rí bẹ́rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ kò sí fáàlù tó lówó àrísẹ̀kù kí ló tó báwọn ní wọ́n ní ìyálájá owó ó dẹ̀ lórí depression wọn kí ló fẹ́ mọ́ depressed tó bá wà nínú haram náà tó bá ń gbé mọ́ká ìmọ̀ bó sì wà depressed ó lọ mọ́ tàwà fún ojúmọ́ ni tó bá kọ́kọ́ sọ sínú haram náà tán wá ọkí tán gbọ́ ọ̀tán ìlú tán gbọ́ ọ̀tán sáàmà fi ṣe bí kòfin tàwà fún ẹ̀lẹ̀ wọ́n tó kí ló fẹ́rẹ̀ dìgbẹ́sì wọ́n mùsùlùmí orísìírísìí lójoojúmọ́ mọ́ṣálá àdíyìn tẹ́kùn ọdọ̀ Kùránì mọ́ṣálá everything lọ kí ló fẹ́ mọ́ wà depressed bọ̀gbà tó ṣe pé owó owó iṣẹ́ iṣẹ́ ẹwẹ̀ kó ẹwẹ̀ kó ní ẹwẹ̀ bẹ̀ ẹwẹ̀ lọ dídò pé àlàìkìtà áfíìrò ẹ̀sìn díẹ̀ díẹ̀ yẹ́rà díẹ̀ tó tún wà lọ ní o yẹ báyà rí ẹgbẹ̀ kó ní tírí ìdẹ̀ òsì tẹ́ẹ̀tù wà ní Lagos níbi ẹ̀yìn ẹ̀lẹ́bù sí tíẹ̀bù wọ́dá ìgbọ̀nà ẹ̀lẹ́sẹ̀ jáde náà sí pé àìkà ẹ̀sẹ̀ lọ fi sí ìgbà tó náà yóò pọ̀ lẹ́lẹ́ láti bí lẹ́yìn wọ́n bí tíwẹ́ta sí lẹ́kì ìlera búrúkúrà ẹ̀fẹ́ gbé ní òun náà wọ́n mọ̀ mú wọ́n bí kí náà àwọn tánà ìjọ́ náà ibi sẹ́lẹ̀ ń lọ ọ̀run wọ́n ní sùn ní wọ́n ti gbọdọ̀ jáde ní táìmù yẹn àìjẹ́bẹ̀ wọ̀n ní dé iṣẹ́ bọ́rọ̀ tó bí 11 12 làwọn ti lọ bí iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ 8 kalẹ̀ wọ́n ti lọ kalẹ̀ ibi tẹ́lò nínú Rọ́sẹ̀ ṣùgbẹ́ mú ó ti lókè sí ìtùmọ̀ ní. So lẹ́fì táwọn lífì ní ẹ, wọ́n àmọ́ lífì nínú ìlera nínú wàhálà nínú ìlà nínú ayé ayé ayé ayé ṣe gbé ọdún ọdún pẹ́ fọ́nà ọ̀pá. Ẹ̀gí ní kàmì wá tí ó ti rí gbogbo kọlọ́kọ́ lórí láyé, ṣe sùúrù máa wà lọ́nà tó wà mọ̀ àtẹ́dì àwọn mọ́kànjá àdà, nítorí ọ̀nà bá ti sàánù wọn. Ó yẹ báyìí àbí náà. Náà bẹ́ẹ̀ náà tọ́bà ní tọ́bà ní èyí wà di best fọ́mọ̀ ẹ̀dẹ́ ni ìgbọ́n bẹ̀rẹ̀ pé ṣe ó wá kí ẹ̀mọ̀ rí ọmọ lórí pé kó sáà kó ma wà ní ààyè kó ma bí gẹ́ níbi exam yálà school yálà ní kí ó yálà ẹni bẹ̀rẹ̀ ṣe yẹn báyìí àbí kò mọ̀ jẹ́ pé yóò sàmà bá wọn bẹ̀rẹ̀ lórí yes hada wal matlub hada huwa al matlub àmọ́ ìdáwọn ṣe yíó wá ní pé ó yẹ kó gba 100 ó wá gba 99.99997 ìfọ́nsọ́kọ́ kí ló fẹ́ fi yíó lọ́rọ̀ 0.00000 wáyé sí ibi kí èmọ́ pé kí èmọ́ gbà fọ́lọ̀ ibi kí èmọ́ gúúd ah, ẹwà fásitì gúúd tó náà ẹwà ọ̀rọ̀ kéwù ha Qur'an kamilan ṣe tó dá bẹ́ẹ̀ hmm, but kí mú wá sí up to expectation kó wá di kó source of suicide fún yẹn because ní yorùbá tí lọ́mọ ẹ̀ lórí ètè dáàlì yóò padà commit suicide ọmọ tó jẹ́ pé tó bá lè gba big exam ó ti so gbogbo ayé àtọ̀wọ̀ àṣẹ ah erílẹ̀ báyìí ba báyìí ẹ̀ tẹ́ lọ́mọ mi ó bẹ́ lè ní sí wà ó ti so to. láyàtọ̀wọ̀ ọmọ òpé ìsìn kò tí wọ́n rí báyìí bóní ṣe wá sí hmm. yóò kùkù sí àbúkúdá sniper ṣe yóò tí náà ọmọ lórí pé ma báṣẹ́báṣẹ́ nǹkan èyí wà ọmọ láyé náà ìṣubú wá ó ṣubú tó díje padà ní kò lè máa dùn fún ìyàmọ́ jẹ́ án yóò máa dùn yóò ó lè dùn díẹ̀ kó وتلك الأيام نداولها بين الناس بولا سيبقى يسيرين نعم الله so um وهذا الصراط كل صراط كان بيقول ابو محمد نسي وني صراط الذين انعمت عليهم وني صراط ابو تي في منا اي النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ojú ọ̀nà ìlẹ́nu ojú ọ̀nà àwọn òṣìṣẹ́ ọlọ́run ojú ọ̀nà àwọn olóògbé èèyàn ojú ọ̀nà àwọn tí wọ́n kún fún ọlọ́run ojú ọ̀nà àwọn ẹyẹ ojú ọ̀nà tí ó bí agbẹ́gbẹ́ yẹn wà lẹ́nu omi sírọ́ọ̀bù táàkì lọ́dọ̀ ọmọ alójújúmọ́ bí ọlọ́run bá sírọ́ọ̀bù ìdákù wa mọ́lẹ̀ lọ sí ilẹ̀ wọ́n ni mílẹ̀ lọ́dìyí ni wọ́n sì dìgí ni wọ́n sì hàdá wọ́n sàlẹ̀ ẹwà wo ní ìbàlá bó fi kùn àà tàbá ọ̀nà àwọn òbí sí ọlọ́run

من المغضوب عليه الذين عرفوا حق وتركوه كاليهود مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل الأسعار هذا مثل توبة يا رب من ní من àwọn àfáà وما àdúgbò mọ̀ في علماء من الشبه اليهود وكذلك أمر يرى عباد ثم نتشبه ولا تبي لصوم ẹmọ̀ ráwọn àfá tí ó ní ìmọ̀ tí ó lè mọ̀ pàwọ́ fámúlù ẹmọ̀ ráwọn òbáàdì nínú àwọn amájú náà sí mùsùlùmí òrù táwọn lọ sí lọ́gbí àwọn ìrọ̀sọ́rọ́gbò nínú wọ́n kàn sí lọ́gbí wọn nínú ẹ̀rùn sí ìyálájá fásiwá lórí òdó ẹjọ́ ogun máa wà pẹ̀lú sílásì kan ó ní ẹni mọ́ kàn lẹ́mẹ̀ tó kó bá dé kí n tó bá ní sinẹ́fílà problem ni ẹ̀yẹ sinẹ́fílà sẹ́yí o mọ̀ pé ìrún ọ̀rẹ́ yẹn ní tọ́rọ nẹ́fílà tàbí wà kí ń fà rí òun sí ẹwọ ìṣúlù tẹ́kì ṣe kìí yáṣì yà rí irú kìí yáṣì wà lè rú ipé ìrún ní tọ́lọ́un nẹ́fílà tàbí tó bá sì ti ṣe tọ́lọ́un ọgbọ̀rọ̀ ṣe tàbí kí fún kí wọ́n ní ẹgbẹ̀ ní bọ̀tí sẹ́kọ̀ọ́ lákẹ́ ìrọ̀ṣẹ́ nẹ́fílà ó dàbí ọ̀sánà ìrọ̀ nẹ́fílà bó bá ní kí òun gbò bá gílẹ̀ ní àwọn òní ọ̀nà wọ́n tàbútẹ̀ ọlọ́run náà wà hádá yẹ̀dúlù alájáhàn àìmọ̀kan but kí náà ṣẹlẹ̀ ní wípé àwọn èèyàn ṣe ẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan wọ́n wọ́n dí ẹbí wọ́n dàbí àwọn kí ni lẹ̀sọ́ọ́rọ́ ẹfún wọlá ìmọ̀ àti àbúrá ìmọ̀ ṣe ẹ̀mọ̀ kó ní mímọ̀ ọ̀n kó lè sọ́núlé tó sì mọ̀ gbáládá mẹ́rin àríọ̀kan kóló ń sùn látàrọ̀ ìdàlẹ́ wọn ló bá ládá fún ọ̀tún ó kà mọ̀ jí mùsọ̀lá mọ̀ jí mùsọ̀lá ó jù ó kí sọ̀lá tó gbọ́ tó léwu ó sì níláàrí nítorí ti kọ́ nínú kọ̀wàìdì fìkíyà ipé gbogbo ni ó mọ̀ gbalada mò ń jẹun mo ṣe wá ń jẹun báyìí ah! ni mo fẹ́ jẹun kí ni bá lágbára ti kátẹ́rà ni ó ó yẹ báyìí àbí yàníbi fẹ́ pé wà fí búdé àhádì kún sọ́dàkọ̀ sọ́dàkọ̀ ọ̀fẹ́ tó lágbára lẹ́yìn jẹ́ ibi ìsúnmọ́ra ayé ọkùnrin àtóbìnrin lọ́nà tó tọ́ sọ́dàkọ̀ because ó fi ń ṣe òfin ṣe zìnà ló fi ń ṣe lẹ́yà rí tó bá ti wọ́n fi pé ẹwà lẹ́bí tánàbí bá jẹ́ ìsànlẹ̀ sọmọ̀ rẹ́bí owó lé ìgbàrùn báyàwó rẹ̀ láti kọ̀dọ̀wò alhaja yóò ní ládá náà because kò fẹ́ ṣe ìṣẹ́kúnṣe pẹ̀lú obìnrin olóbìnrin ẹwọ ádá onímọ̀ sí ń di ìbádá ẹwọ ìbádá láìmọ̀ká sí níbi ádá ádá onímọ̀ ìbádá ìbádá láìmọ̀ká ádá kò ní ládá kan

ó fi pàlú ẹgbẹ́ kíníkà tí kí mọ́ lọ́sí pé ìfẹ́ sàbúrì lọ́pọ̀ kí ṣe dẹ́ta sí ibi pàlú dídé ní kéèkì tí ẹ̀ fi pàlú dídé 90 mo ṣàrí tí ma ti ṣe 20 báyìí ìbí ṣe mọ́ ó fi bàbá ráńdù ọkùnrin mọ̀kọ́lìdì kò sí oye fásọ́tọ̀ bá ìtù màláyé ó lé oníṣò mímọ̀ láàfárúkọ̀ bẹ́ẹ̀ ìlúkọmọsọ́rùn ìkan ló wọ́n sọ ó ní láàfárúkọ̀ bẹ́ẹ̀ na mọ̀kọ́lìdì wà bahimatin ọ̀rọ̀ fẹ́ ní náà rún mínà kọ́sùwá ti wọ́n ṣe dá ó fẹ́ lè díẹ̀ bákan bákan Hmm. so àwọ́ bá wọn tí pé nǹkan sọ ní pé ẹmùkọ́ lìdì tí kàn ẹ̀yìn dìtẹ̀lé afọ́jú tí ò tí ẹ̀ ní ìfẹ́ onítẹ̀lé fẹ́ ẹnu wọ́n tí wọ́n tẹ́ pé mustati mustati ah ṣe kí ní bá ṣe tẹ́gbẹ̀rẹ̀ fẹ́ ṣe kan bóòlù kí sí sí lábàá báyìí kú sí sí masha Allah bọ̀bí sí pé mọ̀kọ̀lìd díkẹ́ mọ̀kọ̀ládà bàbá mọ̀kọ̀ládà àwọn kí ní kàsá mọ̀kọ̀ládà kullu man habba wa dabba àdẹ́gbogbo tó bá ti bá ìfẹ́ inú rẹ̀ mọ̀ ẹwà wọkùnrin ẹgbà tó lọ sọ́dọ̀ alim kí ni alim rẹ̀ sọ fún ọlọ́ọ̀bá òfúrí ala anfusihim yóò ti mọ̀ pé àyà wà ní Kùránì kódà níbi ń sọ pé sàmàsánà pé tẹ́ bá ní wà dáwọn ìlúmí wọ́n àmọ́ sẹ́lọ̀ wọ́n àwọn tẹ́lẹ̀ fúnjẹ́ sí yóò tí wọ́n pé àdíkì ń bẹ wípé àdẹ́bìn sọ́sọ́lá sọ́lá gbé fẹ́kí bí àkí ń sẹ́lọ̀ ọba ní mú ń bẹ́ nǹkan tó tún ju ẹsẹ̀ lọ alìkíbùrù alìkíbùrù pé àwa inú ẹ̀kọ́ yìí rahimu allah ta'ala tó bá sẹ́lọ̀ ọba ẹsẹ̀ mú ṣe yìí ojú ọlọ́wà máa tí kò ní lè wò kíkẹ́ kò ní lè wó sẹ́mà yóò wà kú yóò wà díwájú ọlọ́ọ̀bá lẹ́ni tí mò ń ká sí òhù àwọ̀rọ̀ sí lẹ́ni tí yóò tí ò ní lè wò kẹ̀bá tí ó sì báyìí ó tún kagbára báyìí àwa ni àbí <laughs> ṣìgbọ́nù sí àwa ni àwa látó ṣe iṣẹ́ yẹn jọ lójú gan pé lóòtọ́ iṣẹ́ yẹn tóbi àmọ́ sí mùsùlùmí máa ń jọra rẹ̀ lójú ni kò síṣẹ́ tí mùsùlùmí bá ṣe wàlẹ́ yóò mọ̀ kéré lójú ẹni pé kí ara wá sí sí kódà àti ṣe kẹta yìí ni pé yíwà yíwà mọ̀ síbẹ̀ tí ó fi

inú wa bí ó ti ṣe wá sí fún ti pẹ́ mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́ èyí ni pé kí ló kàn sí ọlọ́lọ́wọ́ mi ní sí ọlọ́gbà ló dájọ́ ní ìwọ̀n ọ̀rẹ́ àwọn mọ́tí lẹ́sìn mọ́sọ̀ ẹ̀ oyún wá bí ọkùnrin bí ọkùnrin wá ní pé ọlọ́run sì fún oríjì ọ ọlọ́run ni tí mẹ́lákùn ló ti lọ gbẹ̀mí àmì yìí àwọn adúró síwájú ọlọ́ọ̀bá ọlọ́run ni ìwọ tẹ́lẹ̀ lè foríjì mọ́ wọn láti jẹ́nà lọ́tẹ̀ ìwọ sì gbọ́ ló fẹ́ mọ̀ lálé lọ́wọ́ àdúgbò wọn mọ́ lọ́tẹ̀ ó lo gbogbo ọjọ́ ayé rẹ̀ láti mọ́ fi sin lọ́wọ́ ọba ẹwù kẹ́kẹ́kẹ́ tó kó bá so àwọn iṣẹ́ ìjọsìn tàbá ń ṣe mùsùlùmí èké ń jọra rẹ̀ lójú ohun kódò ọ̀gbọ́dọ̀ ní kò sí kẹ́kẹ́ kí ló ṣe tó bá dẹ̀ ní kò wó in reality kí ló ṣe kí ló ṣe ah àwàlá spread gbọ́ oló spread ọlọ́ ní spread rẹ̀ ọlọ́run ní kìí ṣe nìkan ọlùwọ́kà ń gba wọ́n gba ládàá ìtòyé óyé ọ̀hún ṣe kí ni ọ̀gbà ládàá lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run lú o láti mọ̀ fi ṣiṣẹ́ mọ́ rí pé àwa wa ni láà ọlọ́ọ̀bá ó pa ọrẹ ò ní sí gbérí náà so al-maghdubi alayhim wa humul wala dhalin wa hum man an-nasara àwọn làwọn christian ọlọ́run sọ pé máa sàdúà kọ́lọ̀n fi ọmọnà tó lọ tààràtà tó já sálì jews yahudi àtàwọn nasọ́rọ̀ christian ibùdó tí wọ́n rí lè nìí ipe àti musulmi àti yahudi àti Nasoro, ìkẹkẹrẹ ń sí níbúlẹ̀ ti rí omikun ẹgbẹ̀rún ẹ̀yọ́ ṣe ni ọjẹ́ tún hada níbúlẹ̀ ti rágbà kò yìí fàtí àtàǹkà lójoojúmọ́ ó kílẹ̀ ń bẹ́ ìpé rárá àti musulmi ọ̀tọ̀ yahud àti nasọ́rọ̀ àti nasọ́rọ̀ ọ̀tọ̀ náà tó dàkẹ́bí tí tẹ̀sí òṣùrọ̀ tún alfatiha tí yóò parí sí insha Allah a an bí Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa